لله ثم الصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه وبعد السلام عليكم ورحمة الله وبركاته so nǹkan tó hàn ní pé nǹkan tá kà lónìí ó máa kéré gan àbí tó dípé wọ́n ti fẹ́ lọ already inshallah so bóyá a níkà jù bá bí 40 minutes lọ sún inshallah so uh, ní àná so dákẹ́ ẹ̀mọ̀ repeat àwọn masáìlì yẹn so kó fi lè dúró dáadáa inṣáàlá so àná àwọn kátà sọ́lá náà ní kíni basically ṣurutu nìká àti arkanu nìká ó ti tán àǹkan ìdásọ́ láàrín náà ni inṣáàlá so ta ní pé ṣurutu nìká a ní pé bí márùn-ún ni àbí tẹ́lá <clears throat> ọkọ wọn náà so a gbọ́dọ̀ mention orúkọ ẹ̀ àbí nǹkan tó yí pé a fi mọ́ pé òun náà ni wọ́n sọ yín báyìí jẹ́lẹ́kejì ní kíni rídọ̀ kó lè kó lè mìíràn zẹ̀wọ̀jẹ́ ìbìlẹ̀ àkọ̀rọ̀ so kí both parties islam fẹ́ra wọn kọ́ jẹ́ kíni kọ́ yọnu pé afẹ́fẹ́ ra wa lẹ́lẹ́yìn yẹn alìwìláyà bí so waliyu a dẹ̀ ti mention ní ibi tí wali ti mọ́ wá a ní pé ọ̀nà márùn ni wali ti mọ́ wá so kí lásọ orin tá a kọ́ lánàá orin lásọ orin lásọ ẹkọ́ lónìí ṣe ìmùkọ́ yìí nìyẹn ṣe nǹkan tí mo kọ́ yìí náà nìyẹn so <laughs> ní sàtẹ́ bá lọ́sítà ní ìsìnkú bí gbíta ló kọ́ yìí ẹ́ dárúkọ mi àrí ẹ má dárúkọ mi nǹkan yìí báhùn ẹ tún kalẹ́ kan sí أبوة بنوة أخوة عمومة وذو الولا تتمة ṣe ti gbàgbé ohun yẹn tẹ́lẹ̀ àbí ìgbàgbé tẹ́lẹ̀ ni so a ní pé mọ́ látọ̀dọ̀ láti ọ̀nà márùn àbí bàbá ìjẹ́ bàbá then kí ló túkù ìjọmọ ẹ̀hẹ́ ọmọ ìyá ẹ̀hẹ́ ìjọ́nkù ẹ̀hẹ́ àti alwàláwù dàti yẹn tó kí wọ́n tú lẹ́rù àbí náà so a ní pé tábà lọ sí each gbogbo àwọn ọ̀nà yìí a mọ̀ ṣe tẹ̀kídìmù ìtẹ́kù ló súnmọ́ jù àbí so a mọ̀ sí tẹ̀kímì tẹ́kù ló súnmọ́ jù bú ilé ìrasọ lánàá so lẹ́yìn ìyá wá ní pé tẹ́ẹ̀ bá lọ sí wàlí tó jìnà sí èyí tó súnmọ́ sí wà ńlẹ̀ wọ́n ní pé nìkan yóò sì kí ni kò wà sọ̀hí àbí so wọ́n sọ níbi zadu mustakita kàyín bàyàbí náà the lẹ́yìn wọ́n wá lọ sí a ní pé the next sharto náà nìkan shahada pé a máa ń ṣe shahada hmm, ọkùnrin méjì ọkùnrin méjì so obìnrin ò sí bẹ́ẹ̀ àtàrà àbí ọkùnrin náà lásán yìí báyìí then lẹ́yìn àwọn ni pé kí ọkọ àtìyàwó kan wà fírí kó níbi àwọn kan tó jẹ́bi màwá nẹ̀ tó pé lè sọ́kàn láti di ọkọ àtìyàwó bíi pé kóbìnrin wà ní ìdá àbí kọkùnrin kó mọ̀ sí hajj lọ́wọ́ àbí kó jẹ́ kí ni àbí wọ́n ti lọ́ sí zina àti àwọn kan nítorí pé ó mọ́ stọ́pù nìka lẹ́yìn àwọn lọ sí arkanu nìka ta ní pé mẹ́ta ni àbí tó ní pé alaakidan àti àwọn méjì wọ́n fẹ́ ṣe ìgbéyàwó ọkọ àtìyàwó then alijab, ijab òun náà ni gbólóhùn tó mọ́jáde látọ̀dọ̀ alwaliyu pé a ah, mú fún lọ́mọ alkọ̀búl the last one pé kí èèyàn tó jọ kọ̀kọ́ ní pé mú gbà so ní ibà wọ́n ní pé a gbọ́dọ̀ ṣe takudimu alkọ̀búl alìjába bí but a ní pé èyí tó kọ̀ sí pé èèyàn lè ṣe tó bá ṣe pé bọ́ ṣe sọ́yẹn ó ní tìmọ̀ tó pé dáadáa ó tí yàbí náà so ní síbáyìí ẹjá lọ sí almasalatu sábíà ẹgbẹ́ àṣíwà lábẹ́ kìtàbù nìka wàtọ̀lá kàbí ẹ̀dọ̀n pé lábẹ́ kìtàbù yìí lábẹ́ kìtàbù yìí a ní báàbù mélòó kí lásọ a ní pé a ní 11 àbúwá bàbí 11 bàbá sọ náà bàbí 11 náà ni àbí lábẹ́ báàbù àníkà làwọn sọ̀rọ̀ ní síbáyìí so ní síbáyìí lábẹ́ báàbù àníkà àwà ní almasalatu sábíà so òun náà ni fi nikah al finika fi nikah that is àwọn obìnrin tó jẹ́ haramu fọ́kùnrin ni fẹ́ níbi nìka àwọn obìnrin tó yí pé tá a bá ti mọ̀ ní síbáyì ìwọ́tọ́ ọjọ́kùnrin haramu ní kó ṣe kí ní kó abi wọn ó tí àbí òun náà fẹ́ sọ yí báyìí náà wá ní pé alimuharomatu finika kisman so àwọn obìnrin tó jẹ́ haramu fọ́kùnrin kó fẹ́ wọ́n ní pé wọ́n pín sọ̀nà méjì kismu <clears throat> tahrim al-mu'abbad the first one náà ni pé wọ́n mọ̀ jẹ́ haramu tó fi kú so haram nìkan fẹ́ wọn tó fi kú ó ti yàbí so in no instance lásọ pé bóyá apàlàmọ́ fẹ́ wọn fi kúlì halali fẹ́ wọn ó ti yàbí so náà ni the first kismu kismu ẹlẹ́kejì the second division wọ́n ní kí ni kismu tahrim al-mu'akkad so ó lásìkò so ó ti ní ó wà timed ó sí time tó bá ti tó bá ti elapse ìyẹn le padà fẹ́ wọn ó ti yàbí but ní àsìkò táwà yìí à lè fẹ́ wọn ó ti yàbí náà <clears throat> wọ́n ní pé alkismul awal the first one ọ̀nà nìkí ni almuharramat ta'bida àwọn obìnrin tó ṣe pé haram nìkan fẹ́ wọn so títí láíláí wọ́n ní pé yuharramu ta'bidan arúbá àṣírọ́ta mìíràn àtàn so wọ́n ní pé obìnrin 14 yóò máa jẹ́ haramu fọ́kùnrin kó fẹ́ tí wọ́n fi kú tí ó fi kú àwọn ni pé sab'un yahrumna bin nasab so seven nínú wọn láti pé wọ́n tọmọ́ra wọn like family náà jẹ́ so seven nínú wọn family náà jẹ́ kò gbúdọ̀ fẹ́ wọn so yà bí àwọn ni pé wà sab'un bi sabab so seven nínú wọn sábàbí kan ló fà tápàdà wọn sọ insha ta'ala sábàbí kan ló fà tí wọ́n lè fẹ́ra wọn so ó jẹ́ 14 báyà bí ó wá ní pé wàyúk sọdú bí tàbí adamu jawazi nikahihinna abadan so nígbàtà ní pé haron pé kan fẹ́ wọn ala tàbí ìgbàtà sọ mẹ́rin pé kí ni àgùdọ̀ fẹ́ àwọn obìnrin láíláíláí ó ti àbí ó wá ní pé mahama kanatil ahwal so kò sí nǹkan tó bá fẹ́ ṣẹlẹ̀ ìgbùdọ̀ wọn so yàbí yeah, so tọ́láàkì ṣẹlẹ̀ kò mí pé ìhún fẹ́ràn àti nǹkan mi tó pé àpàdà wọn sọ ṣọ́ta àlà ó ti yàrí wọ́n ní pé wà lè ha vihil huruma salasatu asibabin so wọ́n ní pé sábàbù mẹ́ta wọn ló ń fa yàní irú tahrimu yìí irú pé haram pé kéèyàn fẹ́ wọn wọ́n ní pé nǹkan mẹ́ta ló máa ń fa alákọ̀ọ́ ni kí ni alkọ̀rọ̀bátù ẹlẹ́kẹ̀jì ni almusọ̀hárọ̀tù ẹlẹ́kẹta ni kí ni arọ̀dọ̀ọ̀rù mẹ́ta náà ni so alqarabatu aha almusaharatu eh, àti kíni warrada'u so alqarabatu ona ni kíni that is one jẹ́ family one jẹ́ relative so wọ́n jẹ́ qarib síra wọn ó ti àbí almusaharatu wọ́n jẹ́ kíni wọ́n as in bí in-law in-lawship ló fà so bí pé kẹ́ ń fẹ́ ìyàwó láti ibìkan so tọ́ bá ti fẹ́ wọ́n láti bì kan ní family yẹn ó ní àwọn nǹkan tó yẹ pé ọ̀ọ́lé fẹ́ mọ́ ó ti yà mí tọ́ bá ti fọ́ọ̀bù nìkan níbì kan nínú family ó ní àwọn nǹkan tó yẹ pé ọ̀ọ́lé fẹ́ mọ́ ń bẹ̀ mọ́ ó ti yà mí so musahara òun náà máa ń pè then wà rọ̀dọ́ kí ni àrọ̀dọ́ hmm? so be suckling so tọ́ bá ti ní sì báyìí a particular man so obìnrin kan ló fún lọ́yàn mu tí èyí ṣe mọ́mí so ó ní ó ní nǹkan tí kìí tí ó mú padà mọ́ bí níbi pé haram pé kó fẹ́ àwọn obìnrin tó wà ní níbẹ̀ yẹn so a padà mọ́ sọ in details inshallah ta'ala so al-qarabatu relative al-musaharatu in-lawship ar-rada'u breastfeeding àwọn kan mẹ́ta ló máa ń fa tahrim abadan so ń yàbí naam wọ́n wá ní pé awalan al-muharrabatu bil so àwọn obìnrin tó yẹ pé wọ́n jẹ́ haram fún fọ́kùnrin láti al láti family wọ́n nípa aláwọ̀kọ́ al'ummu mọ́mọ́ èèyàn ìgbúrọ̀ fẹ́ kò sí kọ̀dọ̀ bá rẹ̀ ṣẹlẹ̀ ìgbúrọ̀ fẹ́ ó tí àbí al'ummu tàbá ní pé al'ummu gbogbo èèyàn tó bá ti jẹ́ ìyàkúnyàn lásọ yìí báyìí ó lè grandmother ni látọ̀dọ̀ bàbá àbí grandmother látọ̀dọ̀ ìyá ó ti bá wọn ó sà ti jẹ́ mọ́mí fúnyàn ìgbúrọ̀ fẹ́ mọ́ lọ́fi ní pé al'ummu wa ummul ummi that's grandmother bi látọ̀dọ̀ ìyá wa ummul abi grandmother lòun náà bi látọ̀dọ̀ ìyá ọ wá ní pé <clears throat> wa yu'abbaru anhunna bi usulul insan a máa ń pè wọ́n ní kí ni usulul insan so ibi tó ti wá so ta wá ní pé o gbọ́dọ̀ fẹ́ usulu rẹ kí láà sọ ń bẹ̀ usulu fíkà bí ara o o gbọ́dọ̀ fẹ́ usulu rẹ ah, kí ni àwọn tún sọ usulu bí ti báwo kí láà ń sọ ń bẹ̀ ìyá láà ń sọ ń bẹ̀ àwọn tó bá ti jẹ́ bí ìyá tó ti rí pé tá bá trace family a mọ̀ rí pé ọ̀padà sọ́dọ̀ wọn ó ti rí báwọn òun pè ní usul so yá àbí so tá bá ní pé ọ̀gbọ́dọ̀ fẹ́ usul insan that is umu umul umi àti kíni umul ab aláàkọ́ nìyẹn number two wọ́n ní pé albintu ọmọ èèyàn tó jóbi ni yóò gbọ́dọ̀ fẹ́ wà albinti ó ti yàbí wà bíntul ibni that's grandchild so to, to, to cut it short albanat wà banatul aulad ó ti yàbí albanat àwọn tó àti banatu àwọn ọmọ èèyàn na so àwọn ọmọ èèyàn náà ó lè jẹ́ kí ni obìnrin náà ó ti yàbí ó lè jẹ́ banatu ó lè jẹ́ alwalad awal ibn afwan ìtàbá lò wálà ló lè túmọ̀ ọkùnrin àbí obìnrin ó tí àbí náà wọ́n ní pé wà yóò ábàrò àhúnná bí fúrú ìlìnsàn wọ́n mọ́ ní kí ni fúrú ìlìnsàn àwọn tó pé wọ́n jáde látara èèyàn náà pé ni fúrú ó tí àbí wọ́n ní pé òṣùrù ìlìnsàn àwọn ọmọ èèyàn fúrú ìlìnsàn àwọn kí ni àwọn ọmọ èèyàn náà so number three al-uktu so sister yẹn náà yóò gbọdọ̀ fẹ́ náà kí la pè ní àṣẹkíkọ̀ lánàá eh, the same father the same mother onobiyin ó ti rí báwọn yóò gbọdọ̀ fẹ́ awilu uktu li abin àyíkọ́ ayé pé bàbá ló wà láàrin iná ọ̀gbẹ̀dẹ̀ fẹ́ náà àṣọ́nà kí ó jẹ́ sísà fún yàn ṣó ń yà bí awilu uktu li ummin àbí ó jẹ́ kó bí a sísà láti ọ̀dọ̀ ìyá tó ti Abi, báwọn àbí ó wá ní pé wàyọ̀ abaru anhunna bí furu il abawain bí furu al abawain so that is fúrú kíra pè ní fúrú nísìn èyàn tó kó jáde lati parent èyàn ó tí àbí ṣèyàn tó bá jáde lati parent èyàn náà yóò mọ̀ jẹ́ kíni yóò mọ̀ jẹ́ haram tàbí lè ṣàlàyé ìkàdágbà pẹ̀lú al-ukhtuli ummin tàbí lè ṣàlàyé al-ukhtuli ummin kí lọ́sọ ń bẹ̀ náà ẹgbẹ́ ẹgbọ́yé náà in what way Now. Now. Now. pé ọba yẹ tó bá ìyá èèyàn tó ti bọ́kùnrin tẹ́lẹ̀ bàbá ti wá kú bàbá tó bí mi ti wá kú masalan wọ́n wá lọ fẹ́ another man wọ́n wá bímọ fún máa yẹn ó ti yàbí ó wá jóbìnrin òun náà ń sọ ń bẹ̀ ó ti yàbí so yíba yàbí now so then number four okay àti number four àbí okay number three làkàbí now then number four wọ́n ni pé bintul ahi ashakik bintul ahi that is nisin yabi tó lati láti ọmọ ìyá ètò pé ó jẹ́ the same father the same mother ó náà yóò mọ̀ jẹ́ haram fún ẹkẹ́ ẹ̀fẹ́ tó pé èyàn jẹ́ uncle fún àbí náà wà bintul ahi li abin àbí kọ́ ayé pé bóyá bàbá bàbá ló wà láàrin yín ìwà àti that particular brother ó wá bí mobìnrin <clears throat> okay wọ́n sì mọ̀ jẹ́ uncle fún náà àbí náà wà bintul ahi ahi li ummi so una ìyẹn lè ṣe bẹ́ẹ̀ náà ẹ̀yìn ò gbúdọ̀ ṣe zawaja wọn ni yìí ṣó ń yà bí náà the number five wọ́n ní pé bintul ukhti ash-shaqiqati aw li abin aw li ummin so bintul ukhti ash-shaqiqa amana dhalik so ọmọ obìnrin tó wá láti sísá èèyàn tó jẹ́ kí ni ash-shaqiqa àbíkọ́ yẹ kí ó bọ́yá bàbá kan ló wà láàrin yín àbí ìyá kan ló wà láàrin yín náà ṣé kí ni sọ ń yà bí pé ayọ́kọ́ sọ sísà náà ká tó wá sọ ọmọ wọn náà sọ ń yà then number six wọ́n ní pé ala'amatu wàhíyà ukhtul abi so aunty èèyàn náà tó wá látọ̀rọ̀ bàbá ìgbùrọ̀ fẹ́ náà sọ ń yà bí mithluha amatul abi wa amatul ummi so èèyàn tó jẹ́ aunty fún bàbá èèyàn náà so ti yé èyàn tó kí ó jẹ́ àǹtì fún bàbá èyàn náà yóò mọ̀ jẹ́ àǹtì fún èyàn náà so yóò mọ̀ jẹ́ bí second àǹtì tó ní sí báyìí eh, bàbá mi ní sister that's my direct auntie àbí so ká ní pé àwọn méjì ọwọ́n tó wá ní auntie náà ẹ̀pẹ́ auntie yóò mọ̀ jẹ́ auntie fún àwọn méjì àbí so yóò mọ̀ jẹ́ auntie fún mi náà ó ti yà bí great bí grand uh, eh, auntie <laughs> ó ti yà mí so nọ́fí wọ́n sọ pé wọ́n sọ pé àlàámàtú wà ìnà alat kò bá ìkó lọ sókè so uncle tó lọ sókè àbí kílá ń pè aunty tó lọ sókè so yà mí wọ́n wá ní pé wà yóò ábàrò ànúhúnná bí fúrú ìljàdẹ́yìn min jihatil ab so wọ́n mọ́ ń pè lẹ́yìn kí ni àwọn fúrú tó wá látọ̀dọ̀ grandfather látọ̀dọ̀ bàbá grandfather from látọ̀dọ̀ kí látọ̀dọ̀ bàbá wọ́n ní pe then number, uh, number seven Al alkholatu so auntie náà ni but látọ̀dọ̀ Yabi àbí wa hiya uktul ummi wà mithluha tul ummi wa wà tul abi nǹkan tá a sọ fún amatu òun náà la ma sọ fẹ́lẹ̀ náà kò so ẹ̀ tó jẹ́ auntie látọ̀dọ̀ ìyá fún bàbá yóò mọ̀ jẹ́ auntie fẹ́mi náà ó ti yàbí ìgbúdọ̀ fẹ́ wà yóò àbárò ànhúnná bí furu'il jaddain min jihatil ummi a mọ̀ pẹ̀lú kí ni furu'il jaddain àwọn tó wá látọ̀dọ̀ kí ni látọ̀dọ̀ grandfather àti grandmother bọ̀ látọ̀dọ̀ ìyá wọ́n wá ní pé fàhá ùlá ìníṣwà ṣe tí kìí wá fẹ́ dàrú ẹ̀dá padà sí àyà kan tápàdà maka ní sí ṣọ́ta alá olúmọdé kó kó wà yìí inṣàlá fàhá ùlá ìníṣwà wọ́n ní pé láyà jùzù ní káhùwà hídàtì min hunna bi halin gbogbo àwọn obìnrin tá sọ yìí báyìí kò tọ́ fọ́kùnrin kó jẹ́ kí ni kó fẹ́ wọn in any situation liqawli ta'ala torí gbóòrùn Allah tó ní pé hurrimat alaykum aláwọ̀kọ́ ummahatukum wa banatukum wa akhwatukum wa ammatukum wa khalatukum wa banatul akh wa banatul ukh that's seven so ẹni pé ayà tí ó ìṣọ̀mọ̀lẹ́sẹ̀ fún wa so hurrimat alaykum ummahatukum àwọn èèyàn yìí sọ pé umahatu kúrò níbẹ̀ ó jẹ́ yàní ó jẹ́ am torí pé ó jẹ́ mudof sí kíni sí yàní ma'arifa ó náà ní kíni domiru yìí and al-idofa ila al-ma'arifa yufid aw tufid al-umum fáwọn tó bá ti mọ̀súlù fik ó ti báwọn so umahatu gbogbo ìyá everybody àti pé ó jẹ́ wátọ̀dọ̀ àti pé ó jẹ́ ìyá gẹ́gẹ́gẹ́ àbó jẹ́ ìyá ni grandmother látọ̀dọ̀ ìyá àbó jẹ́ grandmother látọ̀dọ̀ gbogbo ẹja àmọ̀ sọ pé ìyá náà ni àbí so umahatukum ìyẹn tí yàrí wà banatukum àti kíni àwọn ọmọ yìí náà tòtọ́ bá ní pé banatukum ìyẹn tó jẹ́ grandchild tó jóbi ni ṣé àlè pè lọ́mọ ni ọmọ náà ni ó tí yàrí so wà banatukum àwọn ní pé wà àkùwà tukùn àwọn kíni àwọn sisters yìí náà ó ti rí bá wọn àti pé ó jẹ́ the same father the same mother àbí ó jẹ́ pé father ni ló wà láàrin yín ó ti rí bá wọn so a mọ̀ pẹ̀lú kí ni sister ní gbogbo ẹ̀ so ń yà bí then wà á má tó kùmà ń kí ni àwọn aunties yìí ẹ má fẹ́ wọn náà gbogbo auntie tó bá jẹ́ bí tó bá ti wá náà ni auntie náà láàmọ̀ pé ó ti yà bí àgbọ̀nfẹ́ wọn náà wà kọ̀ látùkùm náà látọ̀dọ̀ ìyá àǹtí látọ̀dọ̀ ìyá wabanatul act àwọn ọmọ brọ́dá èèyàn náà yóò gbọ́dọ̀ fẹ́ ó ti yàbí kò wáyé pé brọ́dá yẹn ó jẹ́ ìṣe fàìsí mọ́dà àbó jẹ́ fádà nìkan ló wà láàrin yín ṣó yàbí àwọn ní pé wabanatul uct náà àwọn ọmọ sísá yẹn náà yóò gbọ́dọ̀ fẹ́ tó tẹ́lẹ̀ ti ma áyà ní èèyàn máa láti fi to àwọn kan sọ yín báyìí ó ti yàbí so that's why yóò mọ̀ dá kẹsẹ̀ kí ni aha this particular part so ó dákẹ́ lọ ha so hurrimat bóyá ẹja kan ní ibà yìí ní five times hurrimat alaikum hurrimat alaikum náà ayò ká kí ní ẹdúnà ẹdúnà ẹdúnà ẹdúnà ẹdúnà ẹdúnà ẹka lẹ́gbàtí wá ti ká hurrimat alaikum ummahatukum hurrimat alaikum ummahatukum حرمت عليكم أمهاتكم حرمت عليكم أمهاتكم وبناتكم وبناتكم وأخواتكم وعماتكم وخالاتكم وبنات الأخ وبنات الأخت حرمت عليكم أمهاتكم وبناتكم وأخواتكم وعماتكم وخالاتكم وبنات الأخ وبنات الأخت حرمت عليكم أمهاتكم وبناتكم وأخواتكم وعماتكم وخالاتكم وبنات الأخ وبنات الأخت فيك five times حرمت عليكم أمهاتكم so tẹ́yìn bá ti wá wà ní family function kan èèyàn wá ní pé èèyàn fẹ́ fẹ́ cousin èèyàn wọ́n wá ní pé ah wọ́n sì fẹ́ cousin yẹn ara o ìgbà tó náà sọ ní kọ̀rọ̀ kí lọ́rọ̀ sọ hurrimat aleikum ummahatukum kí ló tún kù wa banatukum wa akhawatukum wa ammatukum wa khalatukum wa banatul akh ọ̀dà ṣe ẹwà rí eh, ibnu ammi bẹ́ẹ̀ ni Ah, ṣẹ́rí bíntù àmì àbí ṣẹ́rí bíntù kọ́ níbẹ̀ ni kò sí níbẹ̀ tí mo lè fẹ́ ó ti bá wọn so <laughs> àwọn tẹ́yìn máa ń kó wọn dáwọ́ alákàlẹ̀ kẹ́yìn mọ́ sí <laughs> mẹ́ṣà tó tẹ́yìn bá rí àwọn obìnrin tẹ́yìn lè fẹ́ kẹ́yìn fẹ́ rìn but à ń sọ ilé lábala pé ṣára án kò sí ìgbàtúnṣe ṣọ́ta àlà ó ti yà mí náà so àwọn ni pé thaniyan almuharramat bil musahara almuharramat bil musahara àwọn tó yẹ pé wọ́n jẹ́ haram pẹ̀lú kíni pẹ̀lú uh, inlọ́ship so àbákà àwọn kalátọ̀rọ̀ ṣáà láti ṣàrùmù ti bọ̀tọ́ lá pé time ti lọ so ìjá kàbá iná inshallah wọ́n ni pé yahrumu bí ha al'achi wọ́n ni pé nǹkan tó máa ń fa haram àbí àwọn èèyàn tó pé ó jẹ́ haram kí ẹ̀fẹ́ láti mú sọ harọ aláwọ̀kọ́ ni kíni zawjatu al'ab so èèyàn tó jẹ́ zawja fún bàbá èèyàn èyí tó wọ́n pè ní step mother bí so ìjẹ́ pé bóyá bàbá fẹ́ àwọn méjì so ìyá yẹn tó pé kìí sí mọ́mí directly mọ̀ jẹ́ mọ́mí fẹ́ mi náà that is ìlé fẹ́ wọn ó ti yàbí so àbí tó pé ìyá mi ti kú bàbá wọn lọ fẹ́ another woman ìyá yẹn ní síbà ìyìn olè fẹ́ tó kà á mọ̀ pé ní kí ni zaujatu al wa mithluha àti àwọn tó pé wọ́n jọ wọ́n bí kí ni bí zawjatul jad so jadu èèyàn grandfather tá kí ó lọ fẹ́ another woman àbí wọ́n níyàwó méjì tí è ṣe direct ìyá sí fúnyàn àwọn náà yìí wọn náà so yí àbí so ilẹ̀ pé bóyá wa zawjatul ab èyí tó jẹ́ abil ab ó tí àbí wa zawjatul jaddi èyí tó jẹ́ kí ni abil ab àbí zaujatil jaddi èyí tó jẹ́ abil ummi náà ó tí àbí wà zaujatil jaddi tó jẹ́ kí ni ab fún ummu náà kò táyé pé ìyá náà ní jaddu ẹ ó ní bàbá ó lọ fẹ́ another woman so a lè fẹ́ wọn náà so ń yà bí ọwá ní pé wà yóò ábàrò ànúhùn náà zaujatil usul àwọn kò ní kí ni zawjat al-usul ìyàwó usulu wa ó tí àbí naam li qawli ta'ala torí gbólówà ńlá tọ́lọ́wọ́ ní pé wala tankihu ma nakaha aba'ukum minan nisa'i illa ma qad salaf innahu kana fahishatan wa maqtan wa sa'a sabila ọlọ́ni pé wala tankihu ma nakaha aba'ukum ẹ gbọ́dọ̀ fẹ́ gbogbo nǹkan tí àwọn bàbá yín bá ti fẹ́ gbogbo obìnrin tí àwọn bàbá yín bá ti fẹ́ ẹ gbọ́dọ̀ fẹ́ wọn mina nisa yín àwọn kíni yín àwọn obìnrin illa ma qad salaf àyàfi tó pẹ́ ṣe tẹ́lẹ̀ tó pẹ́ ẹ̀mọ̀ tẹ́lẹ̀ ní àsìkò jahiliya ẹ má ṣe mọ́ ẹ má ṣe mọ́ ó ti yàbí innahu torí pé tẹ́ bá ṣe kana fahishatan fahisha ni aburú ni ẹ má ṣe bẹ́ẹ̀ aburú ni wà má tan kódà nǹkan tó pé ó wà disgusted pé wọ́n ń bíyànú àìmákọ̀tàn inda Allah gọ́dọ̀ pé yóò mọ́ fa ìbínú Allah subhanahu wa ta'ala so ń yàbí ó wá ní pé wà sá àṣẹ̀bílà kódà òun ló burú jù nínú àwọn ọ̀nà tó wà ó burú jù ó burú gan gan tó burú ni kí ẹ̀ ṣe ó ti yàbí so pẹ̀lú ààyè ní ṣùgbọ́n àti mọ̀ pé a lè fẹ́ àwọn èèyàn tí bàbá ti fẹ́ ó ti yàbí èyí tá ń ní kí ni zawjat al-usul then number two nínú àwọn muharrama láti musahara Ona ni zaújátù lè ibini èyí tó ń pè ní sọ́ni làbí zaújátù ẹ́ oh sorry dọ́ta yìí lọ fẹ́ sùjáde zaújátù alì ibini ò lè fẹ́ ó ti rẹ́bà wàbí so ilé alàtà àbídì ni o ẹ̀lẹ́sì ohun kọta sọ yìí báyìí alàtà àbídì ni that is forever ni tí nǹkan bá kọ̀lá á ṣẹlẹ̀ tó pé ọmọ wa kọ ìyàwó kò ọ̀ lé ọfẹ́ o ó ti rẹ́bà ohun mọ́ sí bẹ́ẹ̀ torí pé haram ala ta'bid ni ó ti àbí naam so wọ́n ní pé zaujatu zawjatu li ibni wa zaujatu ibini li ibini. that is what ìyàwó grandchild ìyàn olífẹ́ náà so yí àbí èyí tó náà wọ́n ní pé àbí zawjatu ibni li binti aidan ó jẹ́ pé zawja yẹn ó lè wá látọ̀dọ̀ kí ni ọmọ tó jọ́kùnrin àbúbìnrin ọgbùdọ̀ fẹ́ wọn ó tí àbí ọwọ́ ní pé wà ha kàdá zaujat alfuro so kí la máa ń pè wọn zaujat alfuro agbùdọ̀ fẹ́ wọn lè kọ́ lè tààlà torí gbọ́lọ́wọ́n Allah tọ́rọ ní pé wà halailu abena ikum halail jamu kini halilatun àtàwọn ní pé halilatun bí mánà kini azauj ìyàwó náà pè ní halil so gẹ́gẹ́ bí gbólówà nẹ́bi tí gbà tí ibùnà sódì bí i nẹ́bi pé ayu zambin azom tí a nẹ́bi wá ní pé àǹtúṣì kàbílá àǹtúṣì àìláì ní dan wàhúwà kọ́lá kọ́k kí ni ẹlẹ́kẹ̀jì ó ní pé àǹtàkùtùlà wàládàk kọ́ṣíyàtà àyàtọ̀ àmàmáàk then last kí ló wá sọ àǹtẹ́zniya halilata jarik so halil ni anẹ́bi inú bẹ̀ halilata that is ìyàwó ó ti àbí ó jẹ́ halal fún kí náà ń pè járù rẹ̀ wá lọ bá ṣe zina dárí ìyàwó ó tí àbí so wàhálà ìlú àbìnà ikùn àwọn ìyàwó ọmọ yín alẹ́vínà min asùlàbí àwọn tó kí wọ́n wá láti kíni láti ẹ̀yìn that is láti ẹ̀pẹ́ wọ́n ni pé yẹ́kùrùjù min bẹ́yìn sulbi wà tààrọ ib so mà níyì wọ́n jẹ́ láti bo láti bẹ́yìn sulbi àti tààrọ ib kí náà pè ní sulubu náà spinal cord so àwọn tó kí wọ́n jẹ́ láti spinal cord yín ẹgbùdọ̀ fẹ́ wọn that is zaujat furu'ikum ó tí àbí náà ẹgbùdọ̀ fẹ́ wọn then number three wọ́n ní pé umu zaujati wa mí na umu zauja. that is mami tani ìyàwó èèyàn ẹgbùdọ̀ fẹ́ náà wà mithlu umiha àti kíni ìyá ìyá náà ẹgbùdọ̀ fẹ́ náà ó ti yàbí that is grandmother fún zauja èèyàn yóò gbọ́dọ̀ fẹ́ náà jẹ́mí òsúlì ha mílà nìsá wọ́n ni pé gbogbo tẹ́yàn gbogbo òsúlù zauja èèyàn yóò gbọ́dọ̀ fẹ́ wọn ó ti bi kí la pè ní òsúlù àwọn tó bí àbí àwọn tó bí náà kàkí ni ka ummi ummi zauja bí kí ni bí grandmother kí ni o zauja likawli ta'ala torí gbólóhùn Allah tọ́rọ ní pé wà ummahatu nisaikum wà ummahatu nisaikum wà haula ìsàlásà yahrumna bi mujarrodil akdi sawa dakhala bi eh, sabab almuharram aw lam yadkhul ẹmọ gbọ́ wọ́n ní pé gbogbo àwọn nǹkan tá sọ yín báyìí gbogbo àwọn obìnrin tá sọ yín báyìí wọ́n ní pé tọ́máṣà ti ṣe akudu báyìí ẹmọ wọ́n sà ti ṣe akudu ó ti tánà nìyẹn ẹ̀ lè fẹ́ ó ti àbí wọ́n ti ṣe akudu wọ́n kàn ẹ̀kàn gbọ́ pé tọ̀ ṣé ọgbà níyàwó mo gbà níyàwó ti tán ó ti àbí so wọ́n ní pé sàwá àdákọlà bí sábàb almuharram aulam yadkhul so kò báyìí pé ó ti wọlé tó àwọn obìnrin náà pẹ̀lú sábàbí tó jẹ́ halal àbí tó jẹ́ haram ó ṣà ti ṣe akudu ó ti tánà nìyẹn ó ṣà ti ṣe akudu halas so tí wàá wá ti ṣe ágùdù pẹ̀lú obìnrin kan èyàn gbọ́dọ̀ fẹ́ mọ́ ṣùgbọ́n ìgbó ti wọlé tọ̀ àbí kò ti wọlé tọ̀ ó ti àbí wọ́n wá ní pé nọmba 4 bintu zaujati wahiyal musammat bin rabiba so bintu ọmọ zauja èyàn bóyá ó ti ó ti bímọ tẹ́lẹ̀ tó jóbìnrin kébi tó fẹ́ so a mọ̀ pé ní bintu azauja so òlà máa ń pè ní kí ni wáyà musammat bí rọ̀bíbà wọ́n máa ń pè ní àrọ̀bíbà wọ́n máa ń pè ní kí ni àrọ̀bíbà tó máa ń pè tí wá ní pé rọ̀bíbà tuk mamana zalik ọmọ záújá èèyàn tó jóbi ni òlà ń pè ní kí ni àrọ̀bíbà tù náà fàhíyà haramun ala záújì ummiha yóò mọ̀ jẹ́ haram fún tani a záújù ìyá rẹ̀ bí qawlihi ta'ala torí gbọ́lóhun tí tọ́nà ní pé وربائبكم اللاتي في حجوركم من نسائكم اللاتي دخلتم بهن so bákan náà ẹ gbọ́dọ̀ fẹ́ àwọn rọ̀bá ìbù yín rọ̀bá ìbù jámù kíni jámù rọ̀bí ìbà àwọn òbí tó ṣe pé kíni tó jẹ́ ọmọ fún ìyàwó tẹ́ ti fẹ́ aláti fi hùjúrí àwọn tó pé wọ́n wà nínú lẹ́yìn min nisa ikum alátìdákọ́lùtùn bìhìn àwọn òbí tó yẹ pé ẹ ti wọlé tọ̀ wọn a padà sọ̀rọ̀ pa kí ní ṣọ́ta àlà so ní síbáyì èyàn ti fẹ́bìnrin síbáyì èyàn ti wá bá ní àjọṣepọ̀ so ọmọ èyàn tó jóbìnrin ìgbùrọ̀ fẹ́ má ó tí àbí ọ̀nà sọ yìí báyìí ọ wá ní pé wà láàyù ṣtàrọ̀tù fi tàhírím àǹtakúnà rọ̀bí bàtú tàrọ̀bàt fi hijri zaújì òmìhà wọ́n ní pé kìí ṣe ṣàrùtù ṣàrótù kọ pé àkádọ́sọ pé haram ni pé ọmọ èyàn gbọdọ̀ mọ́ gbé inú ilé bàbá ẹ̀yàn pé níbi àyà ìkí lọ́sọ lọ́sọ níbi àyà yìí àwọn tó ṣe pé wọ́n wà ní ilé yín àbí so àwọn yóò wọ́n sọ pé báyìí nǹkan tó ń sọ bẹ́ẹ̀ ni pé tó bá ti wà ní ilé yín tí mo dẹ̀ ti wọlé tọ ìyá ẹ̀hẹ́n ló ti wá jẹ́ haram àbọ̀dá kí wọlé tọ ìyá àwọn kò sí ilé kò lè jẹ́ haram fún mi ara ò kò níbẹ̀ even though àwọn fámi sọ bẹ́ẹ̀ lóòótọ́ àwọn fámi wọn sọ bẹ́ẹ̀ lóòótọ́ even though the correct one ni pé kí ni kì í ṣe condition so yàbí wọ́n wá ní pé wà innama zakaro koidal hijri libayan ilgolib so ọlọ́run kan darúkọ yàní kẹlímà hujur mbẹ láti fi tọ́ka sí nǹkan tó kò ló gbajúmọ̀ pé tí tọ́mọ àti ìyá tó bá ti fẹ́ ọkùnrin kan kí nìkan tó nọ́mà ọmọ náà yóò bá lọlé náà ni àbí so that's the normal thing kò kí gẹ́gẹ́ bóyá condition ló jẹ́ ó ti àbí náà àwọn ni pé fahadihil bintu tahrumu alarọ́júlí ìdàdákọlábi umbiha wọ́n ni pé uh, this particular, uh, particular daughter yóò mọ̀ jẹ́ haramu fún ọkùnrin náà tó bá ti wọlé tọ̀ ìyá fa ilam yadkhul biha àmọ́ tí ó bá ti wọlé tọ̀ ìyá ka antọ́lákọl umma bí pé bóyá ó ṣe tọ̀lákù rẹ̀ bí fọ́kù tó bá sùn ṣó bí aw matat qabla dukhul abi oku kó tó wọlé tán fa innahu yajuzu lahu nikahu ibnatihi eh, ibnatiha ní irú situation yìí ó lè fẹ́ ọmọ yẹn torí pé kò tí wọlé tọ ìyá bọ́dọ̀ bá ti wọlé tọ ìyá báyìí ó ti tánà nìyẹn kò lè fẹ́ ọmọ náà ó ti àrí àwọn ni pé likawli ta'ala torí gbọ́nà wà láà tọ́lọ̀ ni pé fa in lam takunu fàlájúná ha aleikum kí wọ́n sọ bẹ́ẹ̀ fa in lam takun dakol tu bina tó àìpẹ́ ẹ̀ tí wọlé tọ àwọn obìnrin yìí táìpẹ́ ẹ̀ tí wọlé tọ wọn fàlájúná ha aleikum mana zalik ọlọ́ni pé kí ni kò sí wàhálà kankan fún yín there's no problem meaning that ẹ bá ti wọlé tọ wọn ó ti ni àbí náà so number five wọ́n ni pé yahrumu ala almar'ati zawuju ummiha yahrumu ala almar'ati zawuju ummiha wọ́n ní pé haram ni ló jẹ́ fún obìnrin kó fẹ́ ta ni ọkọ ìyá rẹ̀ ó ti yàbí wà zawuju ibnatiha àjíkí ni ọkọ ọmọ rẹ̀ náà of course obìnrin náà ló yẹ kó jàbí náà wabnu zawjiha àtíkí ni ọkọ ọmọ ọkọ rẹ̀ náà ó dàrọ àrí <laughs> wàzáújú ibin àwàzáújú oh sorry sorry afọ afọ wọ́bùnù zàújí ha jẹ́ mú fẹ́sùn dárí wọ́bùnù zàújí ha àwọn àzálì ọmọ ọkọ rẹ̀ náà ó ti tó padà bí wọ́bùnù zàújí ha ọkọ ọmọ rẹ̀ náà tó yíò mọ̀ jẹ́ bí stepmother fún ó ti yà bí wà ábù zàújí ha àti kíni bàbá bàbá kíni bàbá ọkọ ẹ̀ náà kò gbúdọ̀ ṣe kíni kò gbúdọ̀ fẹ́ wọn mọ́ tabawo kíni ìsìpàì ṣáàrí èyí tó máa eh, ń pè ní step brother tó wà ń bẹ̀ kí lọ́n pè ní step brother láìpẹ́ àwọn ọmọ ń da kíni ẹ̀rú kí lọ́n pè ní step brother ẹ́ ọmọ step mother náà ni tó jọ́kùnrin àbí lọ́n pè ní step brother àbí àbí tó á pé eh, eh, ọmọ stepfather yẹn náà tó jọ́kùnrin àbí náà àwọn mímọ̀ rò bóyá tọ́wọ́ ní pé step brother nǹkan náà sọ ni bóyá nísìbà kí bàbá kó fẹ́ obìnrin mẹ́ta àbí obìnrin méjì so wọ́n máa ń pè àwọn ní step brother wẹ́dá so bó ṣe kọ́ nìyẹn kí ló máa ń pè ní half brother wọ́n máa ń pè half brother wọ́n làwọn ń pè ní ní lábá á sọ pé kí ni àwọn akhu al-akh li abin àbí al-akh li abin so èyí táwọn ń pè ní step brother yẹn in reality wọ́n ń ṣe mahram that is nísìnyí báyìí ká ní pé eh, ìyá kan ó lọ fẹ́ a particular man and that man ó ti lọ́mọ ọkùnrin tẹ́lẹ̀ and this woman ó ti lọ́mọ obìnrin tẹ́lẹ̀ so ìyá yìí nísìnyí báyìí ó ti bọ́bìnrin tẹ́lẹ̀ bàbá yìí ó ti kíni ó ti bọ́kùnrin tẹ́lẹ̀ ọwọ́n afẹ́ra wọn illustration nísìnyí báyìí bàbá yẹn yóò mọ jẹ́ mahrum fún ọmọ yìí àbí tó jọ́bìnrin tó yà bí bàbá yìí yóò mọ jẹ́ mahrum fún ọmọ yìí tó jọ́bìnrin ìyá yìí náà yóò mọ jẹ́ mahrum fún ọmọ yìí tó jọ́kùnrin àbí àmọ́ ọkùnrin yìí àti obìnrin yìí wọ́n lè jẹ́ mahrum fúnra wọn láyé wọ́n ṣe mahrum so òun lọ́mọ́ ń pè ní step brother ní débò bò kò sí kò kò sí brother ń bẹ̀ àbí wọ́n ṣe brother so ẹyọ brother yẹn kún bẹ̀ kò sí bẹ̀ so step náà ni wọ́n kàn step náà ni kò sí brother ń bẹ̀ ó ti yàbí so wọ́n tọ́mọ ara àtara wọ́n lè fẹ́ra wọn tó bá wọn ó ti yàbí náà so ẹni wọ́n ṣe mahrum so for that reason O gbọ́dọ̀ wọ hijabu fún this particular boy bẹ́ẹ̀ ni boy ni ẹ̀ boy O gbọ́dọ̀ wọ jìlìbábù fún boy yìí àmọ́ kò lè wọ jìlìbábù fún bàbá torí kí bàbá yẹn ó jẹ́ kí ni mahron lọ́n jẹ́ kò lè fẹ́ mọ́ àbí ìyá yìí náà kò gbọ́dọ̀ kò nídìí kó wọ jìlìbábù fún ọmọ yìí náà tó jọ́kù ni torí kí wọ́n jẹ́ kí ni wọ́n jẹ́ mahron àmọ́ ọmọ tó jọ́kù ni ọmọ tó jóbìnrin náà wọ́n lè ṣe kí ni wọ́n lè fẹ́ra wọn for that reason ó gbọ́dọ̀ wọ jìlìbáàbù fún ó tí àbí so wọ́n ní pé salisan al-muharramat bil-rada'a al-muharramat bil-rada'i wọ́n ní pé yahrumu bil-rada'i sab'u niswatin èmi fẹ́ ká ọkọ́ ka nǹkan ẹ̀ọ̀kan náà ká tó ka ilé òun náà ni hurma tó máa ń ṣẹlẹ̀ torí almulaana ìyẹn wà important ká ká mọ́ hurma tó máa ń ṣẹlẹ̀ torí kíni almulaana so wọn mẹ́ṣẹ̀ ní ìbàyí àmúwàlá ẹ̀ náà so kí náà ń pè ní almulaana òun náà ni tí tọkọ tó bá lọ bá kọ́ dí pé òun káyàwó pé òun ṣe zìnà tó yàbí ọkọ̀ lọ́jọ́ kí ni ó lọ bá kọ́ dí pé à mo ká pé ó ń ṣe zìná so tó bá sọ bẹ́ẹ̀ ẹ̀mkí ló kù báyẹn wọ́n sọ fún pé kó ṣe kó mú àwọn ṣùhádá wa bí so tó bá lè rí ṣùhádá mú wa so wọ́n ṣe kí ni wọ́n ṣe hadu kọ́dù fún wa bí but tó bá fẹ́ yẹ hadu ẹ̀kọ́ ní orí rẹ̀ yóò ṣe kí ni yóò wá ṣe mùláánà yóò wá ṣe láánà so Eh, ẹjáka ẹjáka kó fi létò so torí pé tàbá ti kélé tán mo lè gbàgbé mo fẹ́ ní pé káwọ́ kẹ́lé náà ṣàlá so bàbá tó kọ zádù mustaqni ó ní pé wàlmùláàánàtú alàlmùláàín so obìnrin tí tó ṣe mùláàánà pẹ̀lú ọkọ ó ti bá wọn lè fẹ́ràn ọmọ tàbá ti ṣe mùláàánà yẹn tàbá ti ṣe báyìí aṣépèlé ara lórí báyìí ó ti tánà nìyẹn so kò sí pé bọ́yá fẹ́fẹ́ ra mọ́ so ẹ̀hùn pé wọ́n ní pé tẹ́yìn bá lọ kọ́tì <laughs> àlè sọ̀rọ̀ ẹ̀mà bí so wọ́n ti lọ kọ́tì ní báyìí ìgbàlókù ni pé kí kálukú kòmọ̀lọ́n lọ rẹ̀ o ti wọ́n ní pé wàlùmọ̀lá anátú híyà lẹ́tì rọ̀má hazaujú àbí zina so wọ́n ní pé òun náà ni obìnrin tó ṣe pé záújà rẹ̀ àbí záújú rẹ̀ ó ti kí ni ó sọ pé ó ka tó pé ó ń ṣe zina wà láàmùtù kí rọ̀bíhì kò dẹ̀gbà pé òun ṣe zina ọkọ sọ pé ó ṣe zina ìyàwó ní pé ara ń ṣe zina wàlám yukim bẹ̀yínatan alama kọ̀dàfáhà bíhì kò wá mú ẹ̀rí wá tó ń tọ́ka sí pé lóòtọ́ ó ṣe zina yẹn that is arúbátú aṣòhádà bí ó wá ní pé fàfi hadil hal ìdàtọ́ labat bí ikọ́ mati hadil kọ́df aléhì falahu iskotu hubi li'an wọ́n ní pé tí obìnrin náà tó bá tọ́wọ́lábà tó bá dìpẹ́ sí pé tọ́ ó ti tampa ọ̀nà mi ẹ̀ṣì hadu fún wọ́n ni pé ó lè yọ hádùkú lára rẹ̀ pẹ̀lú kí ni nǹkan náà pè ní alìán so kí ni alìán kan ṣe kí ni kan ṣe pèlè àwọn lórí so bó náà yẹ ṣe wọ́n ni pé fa yuhdiruhu alkọ́ọ̀dì wọ́n ni pé èyàn tó jẹ́ kọ́ọ̀dì ó máa mú àwọn méjì wá ọkùnrin àti obìnrin ó máa mú àwọn méjì wá wàyàkú líwà sọ fún ọkùnrin pé ishad ala zawjatik arba amarot wá ṣe shahada against ìyàwó rẹ̀ pé lóòtọ́ ó ṣe zina yẹn sọ lẹ́mẹ̀ sọ ní ẹ̀mẹ̀rin yíwa ni pé aṣàdùbìláhì aṣàdùbìláhì anni ma kazabtu fi ma romaitu zaujati yíwa sọ ní lẹ́mẹ̀rin pé mò ń fọ́lọ́n búra pé mi ò parọ́ nígbàtí mo ní pé ó ṣe zina yíwa sọ kílẹ̀ lẹ́mẹ̀rin tó bá ti wá di wọ́n pẹ̀lú àfilẹ̀kọ́ àmì tó bá ti wá di the fifth one yíwa sọ pé anna la'anatọ́lọ́hì alek that is uh, in kuntu min al-kadhibin yóò wà lọ́kí ni uh, uh, uh, wa ashhadu wa ashhadu anna la'nata allahi alayya in kuntu min al-kadhibin pé mo ṣe kíni mo invoke la'natullah against ara mi tó bá ṣe pé lóòtọ́ mo parọ́ mọ́ ẹni yìí so tó bá ti sọ bẹ́ẹ̀ ó ti sánà nìyẹn wọ́n ti free kí ló kù báyẹn wọ́n ṣe hadu fóbìnrin àbí pé ó ṣe ìsìná so yí àbí wọ́n ṣe hádùn pé ó ṣe kíni ó ṣe zìná so bọ̀tọ́ àìpé òun náà fẹ́ yọkù lọ pé mi ò ṣe zìná ó náà ma búra náà ó tí àbí ó náà ma búra ó wá ní pé àbá wá ní pé fàyáhìlìfù àbí naam tó ma yẹkùlù láhà ó wà sọ fún obìnrin pé tọ ìhlífì fìtàdìbìhì tọ ó yá wá ìwọ́n náà wá búra pé ó ń parọ́ ni búra pé ó ń parọ́ ni so yóò wà ní pé kíni ashadu ashadu billah innahu lamin al-kadhibin ashhadu billah innahu lamin al-kadhibin wa sọ lẹ́mẹ̀rin pé mo búra pé ẹni yìí ó ń parọ́ ni ó parọ́ ni ó parọ́ ni tó bá ti wá di ẹlẹ́karùn kódà àwọn àfáàní pé àwọn àfáàní sọ pé tó bá ti di ẹlẹ́karùn yìí ó yẹ kí kọ́ọ́dí kó sọ fóbìnrin pé ìkẹtọ́ fẹ́ sọ yìí ó lágbára dẹ́ o pé inna azaba duniya ahwa min azab akhirah pé azab tó wà ní duniya yìí kí láṣẹ fún wọn a kàn pa iná ni àbí àmọ́ èyí tó mọ̀ bá ní ákírọ̀ òun tún lé so jẹ́jẹ́ gba ti dúníà yìí ká mọ̀ pé ákírọ̀ ti save ọmọ àrán létí pé ọmọ sọ fún lẹ́mẹ̀ta so ọsán pé ọ continue bẹ́ẹ̀ ni continue ayá sọ last one yóò wà ní wíkí ni wà ashadu wà ashadu billah anna godaba allahi alayya in kuntu in uh, uh, kuntu min al-kadhibin àbí in kana min as-sadiqin afwan in kana min as-sadiqin táìpé òun táìpé òótọ́ ló sọ mo ṣe kìrì mo invoke godabullah ìbínú Allah lórí ara mi táí pé kò parọ́ ó ti rábí tó tó bá ti wá ṣe bẹ́ẹ̀ tán ó ti tán àfá ni pé fàìdà tamma nǹkan tá a sọ tó bá ti wáyé ti complete farrọkọ bainahuma èyàn tó jẹ́ kọ́ dí ó ma split wọn tefrikon mu'abbada so complete uh, separation wọn lè fẹ́ràn ọmọ ó ti rí báwọn látàhílù láhù abadan kò lè jẹ́ yàwó fún mọ́ láíláíláí ó ti báhùn so wà lára nǹkan tó yí pé ó mọ́ ń fa àtàríim al-mu'abbad ó ti yàbí náà so ẹlákọ̀dà sí nǹkan tánká àbí wọ́n kò bí aka dúró ṣọ́ta àlà tó bá ti di next week so a mọ̀ kan sí láti ibi tá a dúró ṣọ́ta àlà